الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولاه بعد السلام عليكم ورحمة الله وبركاته نعم باتي الشيخ عبد الله بن عبد الله الشيخ عبد العزيز بن عبد الله بن باز رحمه الله تعالى تمشي على يي اما يبين ìpín wọ́n ti ṣe àlàyé méjì fún wa mẹ́ alákọ̀ọ́kọ́ ni tawhid al-rububiyyah ẹlẹ́ẹ̀kejì ni tawhid al-uluhiyyah wọ́n ti ṣe àlàyé fún wa pé wọ́n ti àlàyé fún wa pé tawhid al-rububiyyah kò fẹ́ sí ẹnìkan tí yóò takò much báyìí because tawhidun fitriyan tawhid tó bá fitrọ wa mu tawhid tó ṣe pé kò sí anybody tọ́lọ́run ò dá mọ́ ni by default ibi tí wà láti wá ń ṣẹlẹ̀ wá níbi tawhidul uluhiyya ìgbàtà tó wá mọ̀ pé ọlọ́ọ̀bá ló dá wa ọlọ́ọ̀bá ló wà ní ìchájì àwọn àfíẹ́sì wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí tàlẹ́ẹ̀ká mọ́ fún ní ìjọsìn ibi tí wà láti ń ṣẹlẹ̀ nìyẹn tàlẹ́ẹ̀ká so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí al-istighatha ṣe bá yà bí azabuhu tàbí ká máa pàǹkà fún annadhuru tàbí ká máa jẹ́jẹ́ pẹ̀lú ọkọ̀ rẹ̀ ipé ya ah, tó bá ṣe ìkẹbá fún mi in ṣe ìkẹbá yìí tàbí ká máa ṣe àwọn ìbádá ti yìí fún ibi tí wà láti ṣẹlẹ̀ ní ẹ láàrin àwọn rusul because àwọn àwọn òjíṣẹ́ ọlọ́ọ̀bá ń dúndú wípé ìgbàtẹ́ tí lè mọ̀ wípé ọlọ́ọ̀bá ló dá wa báyìí

wọ́n tún wá ma wà lọ́dọ̀ nǹkan mìíràn tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wọ́n ò dẹ̀ bìlí pàwọn kìíní ẹlú dá wọn kódà wọn bìlí pàwọn kìíní ẹ̀gán lágbára ti ṣe nǹkan bí ìgbà mẹ́kan tún mọ́ excuse wáyé pé a kàn fi wọ́n ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ ọlọ́ọ̀bá náà ni a ni kìí ṣe pá bìlíbì pé àwọn òsàáyí gangan àbáwọn sàárè àbáwọn kátà ń jọ́sìn fún ìní mú ṣe nǹkan fún wa àmá àwa lò wọn ẹmọ̀ pọ́n ti súnmọ́ ọlọ́ọ̀bá àwa kan lò wọn láti dé ọ̀dọ̀ Uh, ọlọ́ọ̀bá ni subhanahu wa ta'ala ilé iná kọ́ in tó ṣe pé ọlọ́ọ̀bá ti ṣàlàyé rẹ̀ nínú Kùránì ni ọlọ́ọ̀ni pé wa ya'buduna min dunillahi ma la yadurruhum wa la yanfa'uhum wa yaquluna ha'ula'i shufa'a'una inda Allah Allah ni kí wọ́n pè àwọn ẹlòmí ní dẹ́yìn Allah in tí kò lè dọ́wọ́ wọn in

so ká náà gba ilé mú kálìbà ma èyàn tó bá ń sọmú kàbà ìkàmọ̀ orí ìsìta fún pé ah, ara kìíní yíò akọrẹ́tò Ọlọ́run nìkan ni mọ̀ pé straight ma lọ sí ọ̀dọ̀ ẹlòmí àfáà mọ́ ń ṣàlàyé nínú Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ipe Sheikh Salih al-Fawzan àwọn ṣàlàyé ní bí durus fi sharhi nawaqid al-Islam wa wípé àwọn tí wọ́n ń because wọ́n believe tàbá lọ bàbá ìlú tàwàyí ọba ń bẹ̀m̀bẹ̀ tàbá fẹ́ ọba ní àwọn tí wọ́n jẹ́ ẹmẹ̀wà àbí na mọ́ ń gbé àbíyàn ministers àmáǹta súnmọ́ba àbáwọn joyè tó bá fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ọba tó bá fẹ́ tètè rí ìgbà àfi kó gba túrù àwọn èèyàn tán súnmọ́ òjò yẹn kọjá for example fẹ́ gbà kan lọ́dọ̀ governor governor níbi àbí àwọn tán súnmọ́ wọn ṣá àwọn tán tí wọ́n tún respect tí wọ́n tún wípé à ah, lágbàjá ó súnmọ́ <clears throat> governor wípé àmọ́ ah, ah, ẹnìkan mọ́ nídìí irú kọba ìfà yóò tètè easy láti fún ju pé kó jẹ́ pé wọ tó jámọ̀ kankan ló wà lọ sí wọ́n ti ẹ̀ níṣílẹ̀kùn so àwọn afọ́wọ́n ṣàlàyé pé ṣe ẹyà fẹ́ ma fi ọlọ́ọba fi abadan eh, ẹ min hablil marid <clears throat> Ọlọ́run ni mo súnmọ́ yín ju ríka san owó yín bí lọ kódà tẹ́ bá pẹ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ó bínú sí yín Ọlọ́run fẹ́ kẹ mọ́ pẹ̀rún ni wà ní al-masājida lillāhi àwọn masajid ọlọ́ọ̀bá lórí ẹmọ́ pẹ̀ lómi tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala o ní láti gba túrù àfáà kan tó ti kú pé ọlá rẹ̀ láàmọ́ fi tọrọ kálíbà wo bá wọn nábí ọlọ́ba ṣe ń pẹ̀lọ́ ọba wọn ya Allah ya Rahman ya Rahim ya kaza bá ṣe ń pẹ̀lọ́ ọba ni ẹ wọn mọ́ pé ya kìní kan bá wa pẹ̀lọ́ mún mm, abadan wọn ma ṣe bẹ́ so dákọ̀ yí káwa náà ká mójútó ibi agbọ́rin ẹ so da yóò níbi ọ̀rọ̀ asma'i wa ibẹ̀ ọ̀rọ̀ yẹn náà ọ̀rọ̀ tó fẹ́ gan ni because lẹ́gbàtà nàbí kúta sallallahu alaihi wasallam ó láwọn ẹnìkan tí wọ́n bẹ̀rẹ̀ sí jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ sọ àwọn ọ̀rọ̀ tí ó rí bẹ́ẹ̀ nípa àwọn orúkọ ọlọ́ọ̀bá àti àwọn ìròyìn rẹ̀ nínú àwọn tí wọ́n jáde ńgbà náà ni àwọn jahmiya àwọn jahmiya àwọn jahmiya yíò àwọn làwọn tán tẹ̀lé jaham bin safwan jaham bin safwan náà láfà àwọn afáàrẹ̀ popular tó ohun afáàrẹ̀ ni jad bin dirham ṣùgbàtà padà sọ ẹgbẹ́ ẹ̀ lókọ wọ́n fi ókọ ọmọ kí wọ́n fi sọ ẹgbẹ́ náà <clears throat> wọ́n pè ọláwọn jahmiya believe tí wọ́n ní wípé ọlọ́ọ̀bá ò lókọ kò sí níròyìn kankan ọlọ́ọ̀bá ò ní ókọ kò níròyìn kankan kó dàdí ẹ̀nà dìde tẹ́bá ọgbọ́n ṣe ròyìn ọlọ́ọ̀bá ẹgbẹ́ pé ọlọ́ọ̀bá is nothing kò sí kò sí because wọ́n ní pé ọlọ́ọ̀bá laysa dakhil al-alam wala kharija ọlọ́ọ̀bá ò sí nínú ayé kódà kò sí ń tààrẹ̀ ibólówáwà wọ́n ní ọlọ́ọ̀bá laysa hayyan wala majitan ọlọ́ọ̀bọ̀ ò sí láàyè kò sì tí ikú ìbólówà kí ló wá ṣe ìbólówà kò èyàn ò sí láàyè kò kú wọ́n fẹ́ máa ṣe jam'u bayna bígbà mí kan fẹ́ ṣe nafiyu nakidan wọ́n kan ikú àtàyè tó bá ní pé kan ó ti kú àti pé kò sí tó bá lọ wà láyé aṣẹ́gbẹ́kẹ̀ tí ìkú ní ẹ̀ àmọ́kọ́ wọ́n fẹ́ ṣe jámọ̀rún na kìdán ó fẹ́ ní pé méjì pé ó wà láyé ó tún ti kúlẹ̀ kanáà àbí kò sí láyé kò tí ìkúlẹ̀ kanáà abadan kò possible so àwọn jahmiya bẹ̀rẹ̀ sí ní ma látara yorori wọ́n bẹ̀rẹ̀ sí ti derive yorori wọ́n kó virus yẹn lọ́dọ̀ àwọn philosophers àwọn mutakallimun ó láwọn philosophers ń gbáyẹ tó ṣe pé yorori láwọn fi ń sọ̀rọ̀ ayẹni yìí ẹwà lọ

ìṣẹ́jú wọ́n bẹ̀rẹ̀ ló ti dún bẹ̀rẹ̀ náà ní pé kèfèrí ní wọ́n ẹlẹ́bọ̀dẹ̀ ni ẹ́ ìntakọ́ sí ni wípé wọ́n dínà gbogbo orúkọ àtàwọn ìròyìn alá àwọn náà pè ní that ideology sì sẹ́kù lọ́jẹ́ ideology lives longer than men bá ṣe live because àwọn ènìyàn náà máa gbérò orí yẹn lọ from one generation to another so ká wà very careful pẹ̀lú orí yẹn ìròrí àwọn ẹlòmí níbi ọ̀rọ̀ orúkọ àti ìròyìn ọlọ́ọ̀bá òun ni àwọn tán pè ní Mu'tazila àwọn náà tẹ̀lé Ata bin Wasil al-Mu'tazili Ata bin Wasili student Imam Hassan al-Basri ni Hassan al-Basri kan nínú àwọn tabi'un ni tó dàgbà nílé Umm Salama ìyàwó annabi sallallahu alaihi wasallam so àwọn tí wọn àwọn fẹ́ rí brandi èrò orí àwọn Jahmiya because àwọn afá ti ṣe rọ́dù fún orí ẹ̀wọ̀n òdákẹ́ àfáàsúnlẹ̀ kí ń dákẹ́ à kí ní ìròrí tí ó dá ní ẹ̀tìtì ìbẹ̀rẹ̀ sí ní mọ̀ ìjálógún àwọn wáyé rí brandy wọ́n ni ókè ó dá ọlọ́ọ̀bá lórúkọ àmọ́kò ní ròyìn ókè ó lórúkọ ó lè separate ọkọ kò nínú ìròyìn alimun bila ilmin ọlọ́ọ̀bá ọba tó nímọ̀ ni àmọ́ kò possible ó alimun ó wá tún ní kò tún ní bí kí ẹni pé tọ̀wílùn bila tulin èyàn tó ga àmọ́ kò sí gíga lára rẹ̀ ẹ́sì bó ló ga ní so o lè ṣe tẹ́fríkọ̀ láàrin orúkọ ó ní túmọ̀ ìrò ó ní ròyìn nínú o lè yọ ròyìn ẹkùn nínú ọkọ̀ yẹn kò pọ́síbò so ìṣọ́tí ní pé àwọn Mu'tazila wọ́n ni àgbà kí ọlọ́ba kan àmọ́ kí a mọ̀ òwòyìn ọlọ́ba pé ọlọ́ba ṣe nǹkan báyìí ọlọ́ba ò lè ṣe kankan ó kàn dúbẹ̀ gbọ́rọ̀ gidi ni àwọn ẹlẹ́ẹ̀kẹta ni pè ní àwọn Asha'ira in reality àwọn àṣáyẹ̀rọ ìkùnlábíyà ni wọ́n àwọn àtiwá ìkùnlábù ni wọ́n bọ̀ wọ́n gbajúmọ̀ pẹ̀lú pé wọ́n tẹ̀lé eh, al'ashari tó padà tàrọjẹ́ àkó níbi àkídà mu'tazila tó padà bọ́ sí àkídà salaf so bọ́ eh, àkídà tí wọ́n wá ní wípé àwọn ní bìlìbì pé a gbà díẹ̀ nínú àwọn ọkọ̀ àti ìròyìn ọlọ́ọ̀bá àwọn nígbà yòókù wọ́n pín sí méjì agbélé agbélé kí a rẹ̀ fi pín èrò orí ẹfẹ́ ma fi pín ẹ̀sìn ọlọ́ọ̀bá lọ jẹ́ pé ẹ̀sìn òṣèṣe pẹ̀lú orí lábẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tàdákọ̀ yóò àwọn àkọ́ ìdíwà pọ̀ tó wá jáde lábẹ́bẹ́ tí ó fẹ́ ló ń kà tó ní kálùkùsà ní kẹkàkiri tàbá tí wọ́n rí gbogbo àwọn yẹn níbi orúkọ àti ìròyìn ọlọ́ọ̀bá èyí tó lálàáfíà nínú belief òun lè tí afẹ́mẹ́nubà díẹ̀ fúnra wa ní àwọ̀ díẹ̀ ni o yí tán àfá ọkọ̀ tẹ́ra tó pọ̀ lè lórí ni asmahu wa sifat so sheikh wani pe at-tawhid tawhid al-asma'i wa sifat wọ́n ni huwa al-imanu bi kulli ma akhbara Allahu bihi wa rasuluhu sallallahu alaihi wasallam ó ní kó ní gbàgbọ́ nípa gbogbo tí Ọlọ́run bá tó fún wa ní run pare àti annabi sallallahu alaihi wasallam min asma'ihi wa sifatihi nínú àwọn orúkọ Ọlọ́run Ọba àti àwọn ìròyìn rẹ̀ tọ́lọ̀ bá ti ròyìn ara rẹ̀ pẹ̀lú kíníkà ó gbùdọ̀ gbá ní èyí tí ó bá fi ròyìn ara rẹ̀ sọ́ra o ó gbùdọ̀ ròyìn ọlọ́ọ̀bá bẹ́ o mọ́kí ọlọ́ọ̀bá lókọ tí ó pẹ́ra rẹ̀ o ó léwu gan o tọ́ lábúdà mínà ìmáni bí dhalika dáadáa gbùdọ̀ ní ìgbàgbọ́ nínú àwọn nǹkan náà àtàwọn òyìn yẹn wà annahu subhanahu lahul asma'ul husna ó gbùdọ̀ gbà ikú ọlọ́ọ̀bá ní àwọn nǹkan tó dáa wà lahu as-sifatul ula ó dẹ̀ ní àwọn kò ní

kódà mọ́ ni wọ́lá nẹ́bì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ẹ̀rí ṣe wà mọ́ sọ pé wọ́lá kíní kan àwọn orúkọ ọlọ́ọ̀bá nínú àwọn tí ẹ̀mọ́ fi ń pè ọlọ́ọ̀bá ni àwọn orúkọ ọlọ́ọ̀bá yìí pọ̀ kò ṣe kà ó lè fi pé kí ọ̀nà wà lọ síbi wọ́lá kíní kan wọ́lá kúnlé abiyama ó nídẹ̀ wọ́lá nǹkan méjì tí mẹ́ta tí ò ní di mẹ́rin wọ́lá àwọn lórí ayé lásán gbogbo ẹ̀ wọ́lá kan gbogbo àwọn tọ́lọ̀ fẹ́ jẹ́ ká fi pè wọn ká fi ṣe ìsúnmọ́ sọ́wọ́ ọlọ́ọba ó ti sọ fún wa nínú ẹni àwọn orúkọ àtàwọn òròyìn ọlọ́ọba òun lọ́lọ́run sọ yóò fàdí rẹ̀hò bí ha pé ọlọ́ọba pẹ̀lú àwọn orúkọ yẹn sẹ́ nínú suratul A'raf aya 180 àbá aya yìí bẹ̀ gẹ́gẹ́ ni ọlọ́run tó ń sọ nínú suratul Hashr ní aya 24 náà pé last aya méjì náà Allahu alladhi la ilaha illa hu tawhidul uluhiyya èmi Ọlọ́run ni òun ni Ọlọ́run bá tó ṣe pé kò sí ẹnìkẹta tó gbọ́dọ̀ mọ́ jọ́sìn fún àyàfi Allah huwa al-malikul quddus ẹ̀rí báyìí Ọlọ́run fẹ́ máa sọ àwọn díẹ̀ nínú àwọn orúkọ ni ọba tó ní ìkápá lórí gbogbo nǹkan al muhaymin ọba tó ṣe fọkàtán ọba tó in charge gbogbo alámọ̀rí eh, al-aziz al-jabbar ọba tó lágbára tó lè mú àwọn múnimúni tí ó mú àwọn náà mọ́lẹ̀ alimutakabbir ọba tó gagantọ́lá rẹ̀ tó gbọngbọ́n subhanallahi amma yushrikun ẹmọ túnmọ̀ subhanallahi a fún ìpè túnmọ̀ ní pé nunazzihu allaha min kulli aibin wa nuqsanin ha ń fọ́ ọlọ́ọ̀bá mọ́tọ́lọ́bá tẹ́bá ti rí ní pé mímọ́ ọlọ́ọ̀bá <clears throat>

kò sí ṣe bẹ́ẹ̀ a ma yùsùn kó òun kò níbi gbogbo tí wọ́n fi ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bá níbi àwọn orúkọ àtàwọn ìròyìn rẹ̀ ọlọ́run tó wá ní huwa Allahul Khaliq ọlọ́ọ̀bá òun ni Allahu al-Khaliq ọlọ́ọ̀bá tó dáwa al-Bari'u ọba tó dáwa náà ni al-Musawwir ọba tó dáwa náà ni yusabbihu lahu ma fi samawati wa ma fi al gbogbo wal ard afwan yusabbihu lahu ma fi samawati wal ard gbogbo tí ń bẹ ní sánmà àti ilẹ̀ gbogbo náà ń ṣàfọ̀mọ́ ọlọ́ọ̀bá wa huwa al-azizul hakim ọlọ́ọ̀bá ni ọba alágbára al-hakim ọba ọ̀jọ̀gbọ́n tó ṣe gbogbo nǹkan tó dá pẹ̀lú hikmani so inshallah al-karim ibi ni a ti dúró fún títí ní inshallah a tẹ̀síwájú ní alẹ́kùn pọ́mọ́ tàbí so hada wa sallallahu wa ala muhammadin sallallahu alaihi wasallam وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته